àwọn pè ní tọ̀rí kòlùwìláyà tí mo ní pé tọ̀rí kòlùwìláyà ọ̀nà táàbí lè gbà jẹ́ ni ọlọ́run táàbí lè jẹ jẹ́ wòlíì àbíkìrí mẹ́bẹ̀ ọ̀nà mẹ́rin lápẹ́ sí fàtíṣẹ́nì tẹwọ ẹwọ ká ẹrí abẹ́rí àbíkírú wọ̀ṣúkúrú wọ̀ṣọ́búrú wọ̀lìfíkìrú gbogbo ẹ̀ ló ní àyà àbíkírù ìmọ̀ àbíkìrí tí ma sọ ní ti wọ̀lé tàbá débi àbíkìrí àwà rí lọ́dọ̀ àwọn tí ó àwọn ẹni ọlọ́run wọ́n wá pín orí bàbá tó adámù sọ lánàá nínú tíra fún wa pé níbi tòríkà kí ni wọ́n ti wí kí ni jẹ́ tòríkà wọ́n ní tòríkà nǹkan o dá tó ń روحية بوضع بعض وبوضع دائرة روحية تنجẹ́ tọ̀ríkọ̀ òun ni a kú agbódájò kó nígbà ìjọkó ìrọ̀híyàtùn tó yẹ́ pé ẹ̀mí làábí ṣiṣẹ́ ń bẹ̀ yìí ti ara nìkan ẹ̀mí làábí ṣiṣẹ́ ń bẹ̀ tí ẹ bá lẹ̀ ti débi jọba fẹ̀mí ṣiṣẹ́ kò ní jẹ́ kí a gbé òun lọ bí kankan mọ́ yóò tilẹ̀ fún gbogbo àwọn ìtànsá àti ẹ̀ àbí àwọn àwà sí ìṣó ẹ̀ gbogbo tí ìyẹn máa ń fara rí bí ojú bí etí bí imú bí ìfúramà ọ̀jẹ̀kọ́ ọ̀pọ̀lọ̀ àtẹ́sẹ̀ gbogbo wọn papọ̀ sójú kan lọ́dọ̀ ọlọ́ọ̀tọ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ pé pẹ̀lú ẹ̀mí onímọ̀ wòran lọ́jọ́ pé sábà wà níbi ìrún wọn ni àdéhùsì fáàtò fi sọ láti gọ́ mímọ̀ sí dáàbì sàrásì nínú tí wọ́n bà wọ́n jẹ́ ni. àwọn ìnáwó làbà mọ̀sídáàtì sàrásì nínú tí bà wọ́n jẹ́ ni. ṣé ti yé nísìn? èsì fáàtò ìmọ̀ wobíwobí bí èsì fáàtò ti ṣẹlẹ̀ níbi ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ níbi ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ò ní sí lọ́dọ̀ ọlọ́mọ pé àwọn ẹ̀fẹ́ ní wòsùlù káàmì òpó tọ̀ríkà tó wò lè wà lọ́nà sóbí tọ́fẹ́ẹ̀tì lọ́dọ̀ ọlọ́run ní kíákíá àfi kọ́ọ̀kọ́ mú tẹ́tírèsì níwájú ọlọ́run ọba rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ìrún inú ìyàwó ìrún owó ìrún wọn tó bí àjẹ́ mí ìrún ọmọ àyíká wọn wọn lọ jẹ tiẹ̀. nínú tọ́líkù wìláyà bẹ̀rẹ̀ àzíkiri wá wà àzíkiri wọ́n fẹ́ ètò wá wálé ni ọkàn tó ti jẹ lọ wọ́n fẹ́ bà àzíkiri ṣe kí ni wọ́n fẹ́ fi pè wálé mo ń sọ fún ilé kí ó lánàá pé àzíkírù ìdárúkọ ọlọ́run wọ̀sílà ni bí alárinà ni láàrin ọkùnrin tó ọ̀rọ̀ tá à sọ wípé i love you òun náà ní i like you ọ̀rọ̀ yẹn kọ́ ní gángan sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lè já sí lọ ó sì lè já sí òótọ́ abẹ́ tí ọ̀rọ̀ yẹn pe ọkàn ń tọ̀ ń wá tótọ̀ kó fi ní àìsẹ́sẹ̀ sí mi mo sọ pé mo mọ̀ fẹ́ràn rẹ̀ yóò wá wùdà ó mi kẹ̀ yóò wá sọ ìgbésẹ̀ tí ọmọ tẹ̀lé gbólóhùn ìfẹ́ tó bá yá àtẹnìkíní àtẹnìkejì wọn ní sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ní ọmọ sọ̀rọ̀ ẹ̀ kọ̀ǹdíṣà ló kù tí ọmọ sọ ọ̀rọ̀ kìí tẹnu ní ọmọ sọ̀rọ̀ mọ́ ní ọkọ ìyàwó kò máa gbé ìyàwó mi ní ìdí mi láì tí ì sọ fún ìyàwó ẹgbẹ́ mọ́mọ́ ní ìdí ká ní ìkàkàpọ̀ ìyẹn ọkọ náà mọ̀ pé ìyàwó mi nílì mi ẹnu kí tó ń sọ yóò mọ́ ẹnu ní ọ̀kọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti fèfẹ́ fa tí fẹ́ láti rí ara náà ẹnu ọ̀sọ̀rọ̀ mọ́ ẹ̀mí ló tí máa ń sọ̀rọ̀ náà ni bẹ́ẹ̀ ni la ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah Allahu akbar gbogbo náà kàdí àtọ̀kọ́ àti kọ̀mọ̀tà sáwọn láti lè wọlé sí ilá ní kìí ṣe kó gẹ̀gẹ̀gẹ̀ lọ́fẹ́ iṣẹ́ mìtáwù ni àti wọlé táwọn ti wọlé sáńkì ní kọ́kọ́rọ́ fẹ́ ṣe mọ́ àgbàgbé ẹ̀sẹ̀ náà náà àbí yẹn gbà pé wọ́n fẹ́ lọ́nà àbùtọ́ fẹ́ wọlé ní kàràkìtà kàràkìtà ó sílẹ̀ kan wọlé ó sì wọlé tán ọgbà pé kọ́kọ́ fẹ́ lọ́nà torí bùkátà rẹ̀ ti kí ni ó ti fi yá ọtí òléwọ̀ ọ̀nà àti wọlé láti kiri jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà àti wọlé àti kiri jẹ́ kan bẹ́ẹ̀ ọ̀nà náà ti jẹ́ mélòó ọjọ́ mẹ́rin àbíkirú àṣíkúrú àsọ́gúrú àrẹ̀fẹ́kìrò ọ̀nẹ́pọ̀ àmọ́mẹ́rin ẹnu sọ sọ́dọ̀ gbogbo oníṣúfí pátá kọ̀dìríyà jàníyà nàìsàbàníyà jùnàìdíyà màgàníyà osmaniya ṣàzàdíyà ọlọ́bẹ̀ kálukú náà wà ní àdíkiri ẹ̀ sísẹ̀m tí fi ń pe ọlọ́run èyí tí wọ́n máa pè lọ́sàn ń bẹ èyí tí wọ́n máa pè lóru ń bẹ tàláàárọ̀ ń bẹ tọ́lọ́gànjọ́gànjọ́ òru nígbà tí kìjikìji òru ń bẹ yóò wá ní iye tí ó pè ọmọ pè yóò wá ní kọ̀ǹdínà tó máa fi pè ọdí ilé ìjọba fẹ́ pé o ó dìde nàró ni o tọ́ba fẹ́ pé léyìí o ọ́ jòkó ni o tọ́ba fẹ́ pé léyìí o ọ́ kọ́lẹ̀ ni o tọ́wọ́ ẹgbẹ́lẹ́ yọ ọ́ lò sórí ó jòkó ní jòkó tára ó orúkọ yóò fi ṣiṣẹ́ o ìjòkó ara níní ẹ̀dá àmà rẹ̀ ẹ̀dá àmà bí kéèyàn ó kúnlẹ̀ fún ọ̀rẹ́ kúnlẹ̀ dàda tí kò fi máa ta ọ́ orúkọ máa ta ọ́ ìtọ́ máa rú ọ́ wọ́n wà nínú gbàtọ́ bá ti gbélé yọ ọ̀rọ̀ dà ní alẹ́dínà yadhkuruna Allaha qiyaman wọ́n kọ̀ọ̀ọ́ bìrúsù mọ́ wà yìí kò wọ́n lòsó ní jẹ́rẹ̀ ìlòsó ìlòsó wàhálà àjúnà bí ilé ìjọba bẹ́ẹ̀ tó kọ́ lọ́rùn yóò bí àlílẹ̀ ní àìjòkówó ويتفكرون يتفكرون تفكير بذكر وتوان في خلق السماوات والأرض ó ní bí àtẹ́kìrì ní títí ìgbéyàwó náà wìláyà tafkir orí sí tọ́lọ̀ bá ṣe náà ń jẹ́ tọ́lọ̀ bá yọ̀dá fún ọ tọ́ bá lè zàdíkìrí ẹnu pẹ̀lú sísọ àwọn òfin rẹ̀ tọ́lù jẹ́ pọ́kà rẹ̀ ṣáàkìrà lèlá kèèzè káàbìrà láwọ̀ tọ́kà rẹ̀ dúpẹ́ bọ́lọ̀ pé fún ọjẹ́ ìwà iná gbọ́dọ̀ síbi ọlọ́run ò sì mí dá kò sọ̀rọ̀ mi jágbajàgba mi kò mí séèkì mi náà wà dáadáa bí yẹn ti wà tó ò rí i pé ẹnìkan ju ọ lọ ronú pé nkàwé tó ìmọ̀wé tó ìkéwú tó ìlówólówó ìlásọ láàyè kankan níjọ́ tó yẹ lọ́ọ́ bá bá ọ sí débi tó wà náà ronú pé èèyàn ní mí nínú èèyàn àárọ̀ kẹ́mi mojú àyè mojú àyè máa yẹ ìyẹn lọ tó bá papọ̀ má sí kiri rẹ̀ tó sì wá ṣe é lórí àlèsíkìr ìrònú lápèjú òkèrè síkìr yẹn la ilaha illallah fóòlù sí jẹ́ bẹ́ẹ̀ sáyé bí a tó yí kò sọ́bà kan àbòwò náà àwàdà ní àbòótọ́ la ilaha illallah ara àwọn ẹ̀dá mo fẹ́ mọ̀ ṣe láìláyọ̀ láwọ̀ lára àwọn èèyàn kí ní láìláyọ̀ lára ẹranko kí ní láìláyọ̀ lára ewé lára egbò lára àwọ̀n lára òṣùpá lára kiri tẹ̀kírù yẹn pẹ̀lú tẹ́jìrìbà wọ́n máa lọ papọ̀ ní ọmọ rẹ̀ kan pè mí a máa pè mí gà nímọ̀ fágà ní ìmọ̀ púpọ̀ ó lè pè púpọ̀ ìmọ̀ ọlọ́run fẹ́ lára rẹ̀ tẹ̀bẹ̀lì àwọn ẹ̀yà ìrìnà ọ wà ní Dublin bẹ̀lọ́wà tìjàníyà mẹ́sì ló sọ́dì kó tó kó ní ọwá ló níyà bàbá àwọn ti kú àmọ́ àwọn fẹ́ kí ẹ ojú ẹ̀yà àwọn tòun fi kó Nàìjíríà ló fi lọ sí Dublin ọlọ́run á dán o kò tètè rí iṣẹ́ kò sì lọ́pọ̀ àdúrà wa pọ̀ ni wọ́n ń sọ fún mi gbà ah, ẹ̀rú máa ń bá wọn yóò túmọ̀ lọ́wọ́ máa rí òṣùpá tí ó máa bá wọn sọ̀rọ̀ wọ́n sì máa kọ̀ kàṣí rẹ̀ wáyé bẹ̀rù mú ti wọ́n rí owó tí ó bàbá pé ní ti bá gbé fóònù síbẹ̀ tí máa ń bá yín sọ̀rọ̀ ẹ̀rọ lọ́wọ́ báyìí lọ́tọ̀ lóòrù nǹkan lálálálálá ẹni ọwọ́ àwòrán rẹ̀ wá pé òun fẹ́ mọ orí kí ni orí pa láìláìláà tó ń bá ẹ̀tọ́ máa ń tẹ̀lé ayẹyẹ ayẹyẹ ayẹyẹ ayẹyẹ ní ọba pín ní ọba pín yà ní ọba máa lọ tó máa ń pín yóò pín. àyà ọmọ wa já ìwé ọmọ bá wọn. ó kí lórí padì láìra ẹ̀rá òní lára ewé lára ewé lára àgùntàn ìyẹn ló fà á sí ìmọ̀dájú àlìyẹ kí ìnùbí láì fi tẹ̀lẹ̀ fáwọn apá kan tí wọ́n fi sọ pé ṣé lágbẹ́lẹ̀ òbí máa ní ẹ̀ǹdí ọ̀yà tó dà láyé ayélujára wọ́n fẹ́ tẹ̀sí agbára láyé wọ́n máa bí wọ́n nísìn yóò sì bímọ. a ní kí igi ó kú igi àsìkò wọ́n á ní kí nǹkan burúkú ó kú àsìkò wọ́n á ti lẹ́ni tó fẹ́ kú dídẹ́rù yóò sì dìde padà tọ́kìr ìrònú lọ wípé ó kọ tí ń pè iṣẹ́ tí ó ṣe à ń pè ní àrùn olóbẹ̀lẹ̀ ọ̀jẹ́ kí wùsùlù tètè yá tó wá bẹ̀rẹ̀ láti ní lọ bẹ̀rẹ̀ sí sàdíkiri láyé ẹ̀rẹ́ ọgọ́rùn kan ázẹ́gbẹ̀rún ọgọ́rùn kan ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ àsàlátù ọgọ́rùn-ún kan ní tìjàníyà tó o bá fi tẹ̀ kírù tẹ̀lé lọ́yàtọ̀ títà láti kẹta tó bá wọ̀ yóò tètè fún ọ ní èsì yóò fún ọ ní nàìjíríà yóò fún ọ ní àfíìlà àti àfíìlà nǹkan bẹ́ẹ̀ bí láyà ẹ̀rọ àgàgàn bẹ́ẹ̀ bí sígìbáwò nǹkan bẹ́ẹ̀ bí àwọn tó wọ́n pe ọlọ́run tí wọ́n ní yẹ̀kínú bìlá àwọn ni wọ́n fi tẹ̀kírù tẹ̀lé òkú ọlọ́run tí wọ́n pè àtẹ̀kírù يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا حلالا الذكر والشكر فوالي صبر gbogbo tó wí ọ̀kan yìí ló fi nǹkan sínú òun tó sábà fẹ́ máa yà á sábà fẹ́ máa pín ó tó pín yẹlẹyẹlẹ kódà bí tẹ́sìmọ̀ kó pín àtíkìrù yẹn lọ́dọ̀ sí àbùkọ́dìrì àtẹ́kọ̀ọ́dà òṣèlú àwọn pín síkìrù olùkọ́dìrì síkìrù lè sáà ee zikiru kọlbi àti zikiru lè sáà zikiru kọlbi òun lè yí sáà ní yanu pé ara fi jáde bí ó ti dákẹ́ ni ẹ ní kíkọ́ yanu ọ̀fẹ́ kí ẹ mọ̀ kóun pe ọlọ́run àmọ́ kan yóò kó lọ́dọ̀ ọlọ́run wa. láìláìláìláìláìláìláìláìlá ذكر ال ال ذكر اللسان ذكر الظاهر ذكر الظاهر ولسان مجرد الستة ذكر أخف الخفي ولذكر أخف الخفي هو اللبرج وطوة تقلب له أوكان أو أوه كان يقول لك nǹkan kan ò ní tẹ̀lẹ̀ fọwọ́dà sí kìí kò sí jọ bẹ̀rẹ̀ nǹkan rí ní nǹkan tó ní òjọ́dà sí kìí ẹni tí ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní wọn ní sàtìkì gẹ́gẹ́ bí síkírù bẹ́ẹ̀ náà wá ní ṣúkúrù ṣúkúrù lórí tó dùn wá ní èyí ń pọ́pùlà ó símbòlù kádúgbẹ́ pé mo rẹ̀ ó kádúgbẹ́ pé mo jẹjà kádúgbẹ́ mo fà àtìmẹ́wò kádúgbẹ́ pé mo bímọ wọn lọ́pọ̀ mo sì gbéyàwó mo sì dáadáa ọpẹ́ tó pọ́pùlà ni ọpẹ́ tó lé jù ní kádúgbẹ́ pàtí tí ò tún mọ́ wa bẹ̀rẹ̀ ọ̀gbọ́ òun ni ala kulli halin kí ẹ máa dúpẹ́ lérí tí ó dùn ẹni ló lè tí ó fi ẹ̀ṣẹ́ kọ̀kọ́ wá fún àti mo ṣe rè ọlọ́wọ́ kó ní máa dúpẹ́ débi tí bá tó dúpẹ́ yóò tọ́ pàmì. ẹ̀ńtẹ́ lérò fún òògùn nù. ọ̀rọ̀ ọlọ́wọ́ ọmọdé ṣe bá tó dúpẹ́ yóò ní kó dùn yóò tọ́ pàmì wa. bẹ́ẹ̀ ni pé ọtí ẹ̀kú ọlọ́run kù sẹ́ ètò ìṣèyí náà ó tèmi náà ló ṣe fún orí nǹkan mi ó múnú ẹ̀nu nínú mi ó sọ̀rọ̀ àbí òṣòro ṣé tó ń gbọ́dọ̀ tó máa mú mi hàn bẹ́ẹ̀ sì ni kò ní mú mi ọ̀gá ibẹ̀ òun náà mọ̀ tó gbọ̀rọ̀ ọgbà tó láti ní àṣùkò alá àlùmọ̀sọ́rọ̀ ìṣe ìgbà dúpẹ́ lórí tí ó tún mọ́ yàn kò tó mọ́ ọ̀hún ọpẹ́ tàwọn ẹni tòsí owó dàlérí ìkẹni àwọn ọpẹ́ tàwọn ẹni jìnà òun nìkan máa dúpẹ́ lérí tí ó dùn mọ́ wọn ni wọ́n tàtà ní òṣèré tó ń ní ṣe fẹ́ẹ̀kì ẹ̀yìn wí tẹnu kí nígbà lọ́wọ́ mo dúpẹ́ tó ṣe o mo fara mọ́ o mo gbà o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹni tí ọba ti fún lẹ́yìn ilé ni yóò ju ti dára tó ti fún tẹ́lẹ̀ lọ. asọ́bùrù sùúrù làbádé bí àwẹ̀ lórí àwọn àwọn akatọ̀ líkù ọ̀ka àwẹ̀ sí fún ọ̀ka ìsùn sí gbogbo tí ń jẹ́ àwẹ̀ gbogbo tí ń jẹ́ ìsùn gbogbo tí ń jẹ́ kíní sùúrù láyé ṣe péyàn ní sùúrù ká gba àwẹ̀ péyàn ní sùúrù ká kí òun àwọ̀tọ́rọ̀ sọ pé ẹ sọ ìrọsọ́tù bákàrà lókè náà ọ̀sàyìn òbí sọ́gbùrì wọ́n sọ láti إنها لكبيرة إلا على الخاسرين استعينوا بالصبر ẹ wá ràn lọ́wọ́ ló gbogbo tẹ bá fẹ́ dà tẹ bá jẹ́ láyé bí sọ̀láàtì bí sọ́bùrì wà sọ̀láàtì. ẹ fi sùúrù kọ́ra náà wọ́n dùn ábí wọ́n ti wáwò látàbí ni ká pè ní àbí wáwò ìdáyíyà àbí wáwò kìnnìkìmáyíyà bisọ́bùrí wọ́sọ́lá átàbílẹ̀ ayé ìsàínú bisọ́bùrí wọ́sàínú bisọ́lá alákọ̀ọ́dọ́ ìhàwà ìjìkò wà nílì mọ̀rọ̀ àdìkò ẹgbẹ́ sùúrù láti lè jẹ́ kí bùkátà yóò bí ẹmọ́ kan yú sùúrù láti sùúrù la fi dókè sùúrù la fi ga la fi dẹni ọlọ́run má sùn sùúrù ni èèyàn fi gbààwẹ̀ bí èèyàn ní sùúrù kò lè gbààwẹ̀ okubi ẹ̀dá sínú ásìmú okubi ẹ̀ okubi ẹ̀ yóò sì máa ta ọ́fọ́ sáàtù kálátá àtù kálátá ìka kọ yìí ọ́fíìsì náà lákà yìí láyé tí a lọ kìí náà bí yóò ṣe sùúrù yóò ní tọ̀ àrùn tá a máa la rẹ̀ jẹ́ ìsinmi lọ́sẹ̀ kan wá lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ọ̀làlà bẹ́ẹ̀ náà wá ní ájì lílọ tọ́ bá dé ájì tí ẹ bá tí onítọ̀kì ò dáadáa tí ìwà tẹ tọ́lọ bá fọ́nà wọ́n yóò wọ́n wá dé ájì wọ́n sọ ewu ilé máa dé tàwa ti ní ìrìn náà ń sáré báyìí káàkiri ìrìn tàwa kù nígbà tí mi sọ ọmọdé tàwa sáré ẹ̀ tí òye bọ́ọ̀lù tàwa sáré kí tàwa kù ní tí aláìní làkà ẹ̀ mọ̀ rò kìtàní ó lè fi wájú ọlọ́pọ̀lọ́ pé kó náà ìdàrẹ́ tó sáré kí lè rí kí lọ fẹ́ mú ní ọ̀sán mo ti ń jẹ ní mo ti kọ́ ibi náà atari kìíní àìní mo kọ́ sọ ọmọ ayé àmẹ́tẹ̀ẹ̀ta bí ọmọ ìbè bí tí ìwà ti pé ìmánì ẹgbẹ́ làákà ìfúnmọ́sọ níjọ ọkọ̀ ọ̀hún àti ìgbélé ẹ̀ẹ́sì wọ́n fẹ́ dàbẹ̀ pé ìyàtì ìranù ńlá gbàtàgbàtàgbà tàbí kòkó jẹ́ tó fẹ́ ló sọ yọ tí ó sì rí nǹkan tó fẹ́ tí ó mú tí ọ̀sá ilé ọ̀rẹ́ mú nìyí ọlọ́run náà lè fi máa sáré àwọn alọ́ lẹ́kọ̀ọ́ kí á gbà pé òkúta tó tó tó tó òkúta tó tó jẹ́jẹ́ alọ́ lẹ́ lóko ṣe ẹgbẹ́ sùúrù pé mo gbà bọ́lọ̀ kí ni ńlẹ̀ lóko kí lọ́pọ̀ mi pẹ̀lú rẹ̀ pọ̀ láti nàìjíríà ní bá lọ lẹ́kọ̀ọ́ lọ́wọ́. àwọn ní àwọn adébí ajálà síwájú kálukú wọn fẹnu sọlẹ̀ ńbẹ̀ wọn fi wọn kára wọn lé wọn làwọn kì í ṣe. ṣéèjì òkúta yìí ló dúkìá lẹ́nu ọ̀fẹ́ tó sọ alẹ́ yìí dáhùn ọ̀hún ti gbà wọ́n fọ́nra alẹ́ níbẹ̀ fa. pàdé àpò àṣẹ ọlọ́run sùúrù láti tẹ̀lé àjọ ọlọ́run bí èèyàn tó sùúrù kò ní tẹ̀lé àti sẹ́ẹ̀rí sùúrù lè ṣe àti sẹ́ẹ̀bí sùúrù ló fi ìnà sí má sí sẹ́ẹ̀bí asọ́bùrù alàtọ́ra wọ́n sọ́bùrù alàlùkẹ́ alàlùmàṣíyà wọ́n sọ́bùrù alàlùbàdà mẹ́tẹ̀ẹ̀ta náà. sẹ́wárí sùúrù dáàbì táyì kírun táyì ṣègbè tó lọ ní àrè ìyẹn tó ṣe ń pọ̀ lù. sùúrù tó tún nípa jù bẹ́ẹ̀ lọ ni sùúrù tó fi kọ́ sànù ara rẹ̀ kọ́ àwọn dàwa fi òkan ń bẹ lára wa gbọ̀ngbọ̀n kan tí ọmọ ti yàn fi jalè gbowó lówó ṣe sì ná sọ̀tọ̀rọ̀ wọ́n sòdodo ṣe kíní ọpẹ́ wọ̀kọ́ ọmọ ọmọ dókítà wọn ọ ẹ̀rí báyìí sùúrù ni ó kún nípa ju tẹ̀ẹ̀kan lọ ó lè kí wọn ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ́kọ́ bí kí wọn ìgbà tó bẹ̀rẹ̀ tán bá kọjá wájú rẹ̀ káì káì tó jẹ́ pọ́pọ̀ rẹ̀ sánsan ni ọ ọkàn rẹ̀ rò kàn mí níjẹ́ ọba mọ́kàn rẹ̀ rò kàn mí lẹ̀ ọ́ sùúrù gidi ni sùúrù gidi ni ọ̀dà kóòrè tó á jẹ́ sùúrù tó ó tó lò sùúrù tó ńlá ńlá ju gbogbo ẹ̀ lọ àsọ́bùrù alẹ́ ìbàdàn àsọ́bùrù ó tó tó sí nípa ju sùúrù kákìrùn àti sùúrù kárí nǹkan tí ń wùwà kámọ́sí tọ́lọ̀ ní àmọ́sí sùúrù tó wá lágbára jùlọ ní pé tó ní jẹ́ mi tẹ̀ pé kìíní mo ní kíní ìláyé tọ́lọ̀ mo gbà lọ́wọ́ ntẹ́gbẹ́ rẹ̀ lẹ́jọ́ wá àwọn rí ìwọ òbí ìwọ ti lẹ́sìn jù wọ́n lọ òun ti lọ́wọ́ ní ọ̀ngbà rẹ̀ ọ̀sá ìsùn jù wọ́n lọ wọ́n ti rí kíní ìyọ́lọ́wọ́ sí fún ọ̀ ó lágbára jù àwọn ọ̀nà yìí òun ní ọ̀nà tàbí dẹni ọlọ́rọ̀ lẹ́yìn náà tó wá kú àwọn sájà yìí kan kẹlìmọ́ tó mú sàjá kẹlìmọ́ tó mú sàjá àtún kẹlìmọ́ tó mú sàjá bí mẹ́rin mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́rin ọwà lọ́nà jẹni ọlọ́rọ̀ àkọ́kọ́ àìsìmáàrùn ẹgbùnmọ́ àìsìmáàrùn àìsìmáàrùn àìsìmáàrùn àìsìmáàrùn onígbẹ́tọ́wà bẹ́ jẹ́ wọ̀lí ìsìmáàrùn lọ́mọ̀ sí èyí dájẹ́ wọ̀lí títẹ̀ yá ó máa lọ darapọ̀ máwọn kan tó máa lọ kó ọ̀rọ̀ lẹ́nu ọba àti sọ yìí àìsí ti máa hàn sàmáwò àtúnkọ lánàá sàmáwò yẹn ni wọ́n bá títí dábàgbọ́ music tó bá fẹ́ wá lù àgbègbè fún ọ ní ọ̀nà kúkúrú nígbàtá yìí tape recorder ó ti wáyé báyìí àti gíga pé sídì àbí oní ọ́díò ọwà gbé sínú késẹ̀tì ọmọ pílẹ̀ àzíkìrí nínú alúwà ìjọ tí ò ní wíkẹ̀ kí ọkọ̀ tó rẹ̀ ọkọ̀ tó bá ti túmọ̀ rẹ̀ ànúrù ànúrù kéwù ní bẹ́ẹ̀ àzíkìrí tó bá ti sọ yorùbá ànúrù yẹ yóò wà lẹ́kẹ̀rẹ̀ oṣù kò sí ànúrù bí yorùbá bí lárúbáwá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 òun àtẹ́sí máa hàn nígbà tí ó sì sí àwọn àwọn àwọn òrìdí ọlọ́dọ̀ sí ìwò bẹ́ẹ̀ tí ń bá yín sọ̀rọ̀ ní ọmọ báyọ̀ sọ ọmọ báyọ̀ sọ ọmọ báyọ̀ sọ tọ́ba rẹ̀ tún lọlé ó tún padà wájọ́ kejì ó tún padà wájọ́ kẹta kí ni ẹ̀ ní ọmọ sí bí ọmọ jẹ̀ jẹ̀ láwùlọ́kọ́lù jẹ̀ láwùlọ́kọ́lù. àyà fún bí ìgbà tá a mú ọṣẹ tá a fi ń fọ aṣọ yóò mọ fọ ọkàn rẹ yóò mọ fọ ọkàn rẹ lórí lọ́gbọ́n jọjúmọ́ àlèkéjì sì máa hàn ìmọ̀ gbogbo àmọ́ bíbọ̀ ò lè ṣẹlẹ̀ ìjọ ọkọ̀ sáájú ń gbọ́ ní kí ni àlèkéjì sì máa hàn ẹjọ́ jòkó pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ ìjì sì máa wù ní wọn kájọ jòkó sáríà àjọ jòkó àwọn àtòkò wọn jọ àfáàgbà ẹwà kẹkà yí wa méjì ó tẹ̀lẹ̀ mẹ́ alìhìtìmáà wà ìsìmáà ẹlẹ́gẹta alìhìtìmáà látara jùun alìhìtìmáà ìṣìtìmáà ìṣìtìmáà ìṣìtìmáà ìṣìtìmáà ebi tààrà àwẹ̀ títí ẹ̀jẹ̀ ìṣìyà torí tí òwò lágbàájú sóòmù lọ ẹ̀rí tọ́lọ̀ mọ̀ sọ ọ̀rọ̀ sóòmù nígbà tí ń pé ọ̀làdàbọ̀lù wọn gbẹ́kọ̀ bí ṣẹ́yìn bí ṣẹ́yìn mìíràn lọ́kọ̀ọ́ wàlìjúwẹ̀ kọ̀sọ́kú wà sọ́ọ̀ òní wàlìjúwẹ̀ kéèkì máa jú màlìfàkù bẹ́ẹ̀ lẹ́jú ìwọ̀sọ́ọ̀ sọ́ọ̀ ní pé oní tẹ́ ìsinú mm oní tó fi jẹ sáàrì ó sì lásìkò tó sínú àmọ́jú kò sí tọ́jọ kò sí tó mú kò sí lálà àlàbẹ̀báwẹ̀ alẹ́ lọ sínú ẹ̀yẹn wọn yóò gbọ́ alẹ́ lọ sínú àwẹ̀ ó sì ní ìṣúlẹ̀ ìsinú ó sì lómi tó mú sí àmọ́jú lórí jẹ́ pé kí ó kó sínú ó kó ebi sínú ó kó àrùn sínú gbogbo nǹkan máa ń lágbájá ìṣá ìyà nǹkan jẹ́ níjẹ́bà wọn ìyà owó jẹ́ ìyà obìnrin jẹ́ ìyà ọmọ jẹ́ ìyà atọ́ jẹ́ tí ó màgbà tí ó lópin tí wọ́n tó fi gbogbo ẹ̀rọ sí kíni ní ẹ̀sìn náà ìṣìṣẹ́ ààrùn àlè ààrùn ẹ̀rí báyìí àkọ́kọ́ ní kí ni àìsí máa ẹlẹ́kẹ̀ẹ́ ni àìsí máa ẹlẹ́kẹ̀ẹ́ ni àìsí yá ọdúnkùnkàn ọwọ́ kan àlèwára ọ̀ àlèwára ọ̀ àtàjẹ́ àwọn kẹlìmọ́tò mẹ́rin mẹ́rin mẹ́rin ọdúnkù mẹ́rin míì ọkùn mẹ́rin míì mẹ́rin míì tó kù àti múnú àríkáàrù wọ̀lẹ́sìbáàrù wọ̀lẹ́sìkọ́ọ̀rù àwọn kìnìún wọ̀nyí ló fi máa mọ̀ pé mo mo dé dúró mo mọ wà mo mo kù sí tẹ́nìkan lè sọ fún ọdún ọkùnrin ayé òkúlé ẹsẹ̀ ní àsùn ọ̀pẹ́ ah, à mọ̀ ní ìdógún ètí ìdógún ìdó dídì torí ìfìkàrù ìfìkọ́rù ti kíni ni mo wí o àkọ́kọ́ ni kíni àzìkàrù àti kíni àlìsìbárù àti kíni ìfìkàrù ìfìkọ́rù. أيضا الأفكار أفكار السيد جنيه دكتور من مدينته هو أول من جعل قواعد التسوق تزوج هو من أول من جعل الطريقة طريقة الجنيدية هناك أبو بخاري وأسس قواعد التسوق في على أصدر وأسواجه بكلمه هناك ìsáàbà pé tún bí o àwọn àníwá ọ̀kan wọ̀nyí. Ẹ̀rí báyìí. Tí àwọn ọ̀kan wọ̀nyí bá ti wà lára èèyàn, tí ń ṣe àájúgbé ìṣọ́ra wọn. Àlèéjì ti máa òkè òkè bẹ̀rẹ̀. Àlèéjì ti máa ọ̀ ká máa papọ̀ máa wà pa. Àlèéjì máa ọ̀ ká máa tẹ́tí gbọ́rọ̀ lẹ́nu wọn. Àlèéjì ti yá ọ̀ ká máa wá àbẹ̀lú fanú àlèwọ́ra ọ̀ àtàjẹ́ mẹ́jẹ̀ jẹ́kújẹ mọ́ bí wọ́n bá ń tó oúnjẹ lèwé bí wọ́n ti ń jẹun sáwọn òun ọba ìjẹkújẹ owó tèbi tó ti tẹ tó tẹ ọlọ́run tí ó sì dé tí ìrìn àjò rẹ ẹ̀bọ́ kò ń jẹ́ pé gbogbo tá a bá ti fẹnu bà jíjẹ ní èyí ọ̀rọ̀ kò ló wá sí àkókò lọ́rọ̀ tèmi mọ́ olómìnà tó yìí bá ti ti wà òun náà kàlùfáà kò bí bọ̀dá tòkìríkù àwọn mọ̀mọ̀tẹ́lì wúrẹ̀ lónìí àmọ́ àwọn alwasiluna as-salikuna alwasilun kulu min at-tayyibati ma razaqnakum wa'malu salihan inni bima ta'maluna 'alim àwọn ọ̀tọ́gbọ́dọ̀ jẹjẹ kú jẹ máa rẹ̀ ẹ̀yìn alẹ́rù ààrẹ ẹ̀jẹ̀ àtọ̀ sí kìlẹ̀ ẹ̀rọ ẹbí yóò ẹjẹ́ ó jẹ máa jẹ́ máa jẹ́ lọ ní ẹni tó fẹ́ ní wùsùlù káàmì ètò tó bá ní ọjẹ́ mọ́ yéṣe tí gbogbo èèyàn bá ń jẹ ní ọjẹ́ mọ́ àlẹ́wọ́ rà lọ́rùn àti ẹ̀kí yàtọ̀ ebi lè máa pa ayé máa pa ìlà mọ́ṣá àwọ̀ ìlà mọ́ṣá àwọ̀ ó lọ bá tẹ̀sán ló fún àjẹ́ ó lè rájẹ́ kankan kí kíní kankan ẹ bá rẹ̀ kọ́ mẹ́ o ọtá dájú pé ẹ̀kọ́ yìí wọn ò ní bọ́ dípò wọn ò sì ní bí nǹkan tí ọ̀dà ṣe àbíjẹ́ sábà wá kí ló dàrú dáa tó dà ẹ́ ọ̀dà bá wá kúlúkúlù àti lókù àmẹ́ ò tàbí múnú dúró kí èèyàn máa gbà rẹ̀ kọ́mọ̀tà ìkọ́mọ̀tà sí pé kọ́ wá torí pé ní ẹran ajẹ kan tọ́kì kan ní wọ́n á nàṣẹ̀ tó hùn tọ́kì kan ti sá sóhùn láti jẹ ta ìwọ́n tó ń fi súnfẹ́ wá kojú wá jẹ́ yàwùyàwùyàwùyàwù títà rẹ̀ ju àkọ́kọ́ ẹgbẹ̀rún ojú ẹgbẹ̀rún ojú tó rí gbà ní ilé kan wò sí bí jẹ ẹni tó sì ti ọmọ bó ti jẹ ọwọ́ tó wá ń pe ọmọ bó ti rí o sì wà lójú ọ̀nà sófin so àwọn àgbàrù kan wọ ọlọ́run kan wá tó bá ti jẹrú nǹkan bẹ́ẹ̀ kò ní dún kò ní dáhùn kò ní dún kò sí ìsàlẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ automatically nìyẹn so automatic ni wọ́n ti tòó wọ́n ti tòó nìyẹn bí ti wí lójú ọ̀nà súnfì bẹ́ẹ̀ ló lọ lójú ọ̀nà àwọn àjẹ́ o àwọn àjẹ́ sọ fún ọkọ ọ̀tún gbọ́dọ̀ ṣe nǹkan báyìí máa o àwọn ẹlẹ́gbẹ́ ìbèrè ọ̀tọ̀ pé ọkọ̀ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o àwọn ẹlẹ́gbẹ́ awọ́ ọ̀pọ̀lọpọ̀lọ dẹ́rù kaba yìí wọ́n o àwọn tẹ́ máa fún ọlọ́pọ̀ owó wọn ni èèwọ̀ lílé àbí òde wọ̀ àwọn ọ̀rẹ́ tọ́ba ti wọnú ọ́fíìsì lórí wọ́n sọ fún ọ pé wọ́n ta ọ ní gbẹ́rẹ́ kan lẹ́yìn àbí lápá àbí bí ọba ti sára wọn gbẹ tó ti dọmọ ẹgbẹ́ wọ́n wá ka ìwọ̀ fún ọ. èèwọ̀ làwọn ẹni ọlọ́run kò ní gbòòrò dáǹkà ẹjọ́ ẹni wòsùlù tó níyanjú kí èsì ti rọ́ ìrìn àjò ní lẹ́yìn náà wọ́n á kékeré ìtọ̀ alàbẹ̀tà àfisẹ́ nìyẹn àlẹ́ ìsìbáàrù òun ni sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù ìsìbáàrù wọ́n tọ̀ sí alẹ́ ìhà òun wàhúrà alákàbí sọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ sùúrù ń jẹ́ ìsìbá ẹ̀kọ̀kọ́ sọ́rù lásán ọ̀pọ̀lọpọ̀ sùúrù sùúrù àgbà tó wọ́n máa pè ọ́ nípe bẹ̀rẹ̀ wọ́n pè ọlọ́dẹ̀ ń jẹ́ ó yàtọ̀ fún fátúrù ẹni tí fátúrù ń dà láàmú òun lẹni tó jẹ́ pé kò rí mi àlèyé sì káàrù eléyìí ti rí ọ̀sọ̀ rẹ̀ lóòrùn ní àwọn yíwá tó sí alifákùrù kò rówó ọ̀nà òṣèwò rí ọ̀rá sọ orí ìtẹ́sí ìtẹ́sí tọ́lọ̀ fún àyínà ìdílé ọkọ̀ orí ni òkúrọ̀ àmọ́ ìfìkà òun nílé pápọ̀ pàtì nítorí kó fẹ́ ènìyàn lọ kàkàbẹ́ tí èlò lẹ́yà pẹ́lú mi kọ́ lọ lò àìfìkọ́ àìfìkọ́ ìsọ́rẹ́ ní lólùsù ìsọ́rẹ́ ní títàlíkà kìí ṣe pé ọ̀rọ̀ náà kọ́dà mílíọ̀níà ni mílíọ̀níà ni àmọ́ yóò máa rìn ní ẹni ọlọ́run òun yẹn pè ní kíni àìsèkọ́ ọ̀rọ̀ tó fẹ́ tí bá tóbi jókòó tì òun nù gbogbo àwọn eléyìí ni torí kò jẹni ọlọ́run tó bá wá débẹ̀ tọ́lọ́ máa ń kọ́ fún yàn láti rí owó àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ yìí tọ́wà ìsàjọ̀ torí níbi ìsìyàwó yẹn wọ́n bí sẹ́yìn náà Àìṣà wọ́n fi fi bímọ nadkhulu malakuta Allah àwọn tàbí ló bìnrin náà àìsà pé bímọ nadkhulu malakuta Allah ọ̀nà wúlá lè ní gbà wọnú agbo ọlọ́run táwọ̀ rẹ̀ malakuta Allah kí ní jẹ́ malakuta Allah agbo ọlọ́run ní jẹ́ rẹ̀ yàtọ̀ fáyé yìí nana àìsà níbi ìrìjú ìwọ̀n pẹ̀lú ẹbí yóò kìí sáwẹ̀ nìkan ó ti lè yàwẹ̀ láwẹ̀ pẹ̀lú ẹ̀mí wọ̀lá àtàtà tó ń gbé wọ̀lìjúhù àtàyèsù lóòrù nǹkan mẹ́rin náà lọ́kà àlìjú àlàátọ́sù ọjọ́ òkùnkàn ó ní àtàyèsù torí àwọn akẹrin yìí nínú sífáàtì láì lọ́wà ọlọ́wọ́ ìjẹun tí ẹ bá fẹ́ wọ́n mọ̀lá kúùtì láì ó ń sa ìjẹun ó ń fi àìjẹun kún ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tí ẹ bá fẹ́ wọ́n mọ̀lá kúùtì láì ó fi àìsùn kún ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà torípò náà kọ́ látàkóso sí ìdàtọ́ onísùnmọ́ àbí díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà wà á ẹwù ìjọba náà Muhammad òun lọ sọ fún mi pé kómi ṣe ìlà ìlà kọ̀lé ìlà má dìde lóru wọn sùn mọ́ kíkẹ́ iná máa fi sùn nísùn àwùdá méjì áwùdí dàlẹ́ àdúgbò díẹ̀ fún tí ó pọ̀ jù dá méjì lọ wọ́n tẹ̀lé kọ́ra àrùn tẹ̀sí ìlà kọjá sólùsù àbí kọjá nítorí mo wá pẹ́ níta níbi ìṣe bẹ́ẹ̀ ló wá ní àtọ́ gbẹ́sẹ̀ kalẹ̀ ó ti tó mọ́ àlọ́ náà àdékàlùkọ́ àrùn àdékàlùkọ́ ó ti wọlé ó ti di ìjòkó ọlọ́mọdé àti bẹ́ẹ̀ fáwọn náà ọ̀nà sófí náà bẹ́ẹ̀ sófí ọbẹ̀ rẹ̀ ṣe owó ìdíjọ orí tí wọ́n lè lọ ẹni ká pé ní wà fẹ́ẹ́gà nínú orin dákọ pé ọ̀nà mẹ́ta ni sófí pípí tàtàwọ̀ kó sófí yìí fi tẹ́lá تصوف الصوفي في صلاة تصوف الصوفي في صلاة tasawuru sùfí sùfí ẹni táàmù pílá sùfí ọ̀nà mẹ́ta ló pẹ́ sí ilmi yọ́n àwọn sùfí kan jẹ́ àtàtàwùkù ilmi ilmi àwọn àtàtàwùkù ilmi ọmọ ọmọ tí jùlẹ́dì mi jẹ́ jùlẹ́dì ní mímọ̀ ọmọ tí kàdìrí àmì jẹ́ kàdìrí ní mímọ̀ ọmọ tí jìjà ní àmì jẹ́ jìjà ní mímọ̀ ọmọ tó dè ọmọ òfin wọn ọmọ tó dè òfin wọn tó fún àmọ́ kì í ṣe o tíọ́rì ni kò ní pàtíkà kò pàtíkì ẹ̀ rí àwọn tí wọ́n fún ní ẹrù pẹ́pẹ́ pẹ́ lè wùyọ́ dídá rí o èlè méjì o àpàlà kíyò súnfì kẹ́ẹ̀kì òun ni súnfì oníwà àwọn kan wà súnfì ni wọ́n wọ́n mọ̀ ní kí wọ́n tún wá ń ṣe é ń jòkó wíjì àmọ́ kò níwà àwọn tó rí kan ara ìwà ni wọ́n ní àwọn ìlú záwíà déédéé ọgbọ̀n ọ̀tọ̀ nígbà lóòtọ́ ọgbọ̀n pàdéníà ọgbọ̀n ìlàjíà àwọn ìkọ́gbà kan nú ẹ̀ àmọ́ àfikọ́ mọ́ pọ̀ pọ́lọ̀ ìjọba yàtọ̀ ìjọba yóò yóò wù níwà fún ìyàwó ẹ̀ yóò wù fọ́mọ yóò wù fẹ́ wọn nígbà tàbí kí ṣe mi. àwọn súfì àkàlà ti ń bẹ àwọn súfì ìlèmí ń bẹ àwọn súfì kí wọ́n ní àfikà kọ̀mọ́déwú kò sì níwà àwọn tí kìí rẹ̀ jíjá àwọn ọ̀lẹ́ta láàbá ti mù dábá kú sí rẹ̀ ó lè kú sílẹ̀ kọ̀kọ̀ láti mú gbó kọ̀kọ̀ láti mú tí kọ̀ láti yàn rẹ̀ kọ̀kọ̀ láti yàn lè àwọn dábá rí bàbá záwídà òní wọ́n bà kalẹ̀ ìyá záwídà òní wọ́n bà kalẹ̀ kàwùlá lọ́dọọdún ni yóò bá tó rí nìkan yóò tún lọ lọ́nà súnfì yìí o ṣùgbọ́n wà rẹ̀ ọ̀dá kò sì mọ̀ kankan nípa mímọ̀ àwọn àtìká tẹ́bá ní kẹrin yóò ti mo ti tàá tẹ́bá ní kẹrin yóò ti kankanù mo ti gbà tẹ́bá ní kẹrin yóò àtókótó mo ti lọ gbà iye báyìí mo fi gbà ọmọdékọ́ ló léwu báyìí àti pọ̀ àdọ́tọ̀ ló lábí ti pọ̀ ẹ̀wà ní ìwà súnfì ní ara rẹ̀ ọ̀nà mẹ́ta nà. ẹ̀ńtọ́ akótán tó pèsè èdè tó fi gbọ̀rọ̀ jẹ́ ká tó kó pátápátá ẹ̀ńtọ́ bá lè kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. pàápàá jùlọ tẹ̀sánwó àhàlájì òun ni kò ní dìmíndìmí bí àwọn sálábí tí wọ́n bú súfì yẹn tẹ́ bá pàdé orí tẹ̀sánwó àhàlájì wọn nílè mú torí gbogbo ni wọ́n máa sọ pátá ní ti bẹ̀ ní ààrẹ tẹ́gbẹ́ ìwà tá ànábì ń wò ìrìn tá ànábì ń rìn ọ̀rọ̀ tá ànábì ń sọ ìṣe tá ànábì ń ṣe. ẹ ti mọ̀ pé wòlíì ọ̀nà lélẹ̀ tó ní wáyé pé tọ̀tọ̀ wà aláàkì. ṣùgbọ́n ìwọ̀n wa gbọ́dọ̀ mú aláàkì dání kọ́ mọ́ máa èlé mi gẹ́gẹ́ bí èlé gbọ́dọ̀ mú ìlè mi dání kọ́ mọ́ ní aláàkì pé àwọn ní ìlè mi tó ní aláàkì ní ìrìnjẹ́ fẹ́ẹ̀dù sára àtàrù ní ma wá sára àtàrù ní fẹ́ẹ̀dù ní ma wá nípa káwí káwí káwí káwí òun ní ma fi ma ní ma fi ma ní ma fi ma ti fi ma fi ma ní ṣe ọ̀la sórí wọn tí ń wí láìláìláìláìláìláìláìláìláìláìláì tó bá kọ́kọ́ sùn gbàrà ẹ kò òun rẹ lọ́kọ̀ọ́kọ́ kọ́nà kò jẹ́ tó sùn tó bá dákẹ́ wọ́n dákẹ́ tí wọ́n àwọn gbọ́ ẹ̀kọ́ rẹ lọ fún ààrẹ àwọn mọ̀láìkò sí ìbọn gbà ó àwọn àwájú sí ìbọn gbà ó àwọn láti mi ò sí gbà ó yẹ nìkan fún ààrẹ tẹ́bá dé kọ́nà kan ní ìsinmi tó kiri bá panu pọ̀ tẹ́bá pa ọkọ̀ àwọn ọmọ kéèké máa ń sejọ́ wọn náà tẹ́bá débi tó kiri súnmọ́ ara wọn àwọn àpapẹ́ tẹ́bá ẹ kò ní ẹran dá padà bọ̀ ẹ̀. bísíkì rí bá pọ̀ dáadáa ló fi fẹ́ lò yóò sì bí fàwáàdì àti iṣẹ́ ọlọ́mùká lánàá fàwáàdì rò àti wàrídà wàrídà. ìdíjí ti bá pọ̀ ládà tó ń yà káàrù ẹnu tó wí tó wí tó wí tí wà á rí bá fi pẹ̀lú ẹ̀ tọ́lọ̀ fi sọ́nu kùránì sọ́tù fásitì yìí pé man kana yuridu al-izzata falillahi al-izzatu jami'a ilayhi yas'adu al-kalimu at-tayyibu wal-'amalu as-salihu yarfa'uhu. ìwà rí ìjẹ́ kí ohun ló dé sọ́mọ̀ kí ni wọ́n fi sọ̀rọ̀ ìpínlẹ̀ kan láti lè jẹ́ kí ara ó fúyẹ́ ọkàn lè fò ẹ̀mí lè fò náà débi bọ́ bá ti ń jẹun sí lọ́mọ owó lórí ilẹ̀ ọmọ owó lórí ilẹ̀ ọjọ́ àti ẹ̀bí sọ̀rọ̀ ọ̀rọ̀ kankan náà ni ní àbá jẹ́ yóò pàtàkì àìsàn kọ́ bọ́ sí ibi ìgbólóhùnfẹ́ sáré kàá lè sáà kò ní lè sáà sí rẹ̀ yọmọ mímu àbẹ́rẹ́ tí ò jẹun látàárọ̀ tọ́wọ́ bọ́ sí ìgbọ́pá ní ó ti fúyẹ́ tẹ́lẹ̀ atẹ́kùn ọkàn rẹ̀ lọ́wọ́ ni yóò pè kọjá àwọn yòókù ẹ̀ àbẹ́rẹ́ tó ti wúwo atẹ́kùn ó pè sí bẹ́ẹ̀ wá sí nínú ẹ̀mí ẹwọ ó ti rí nínú ara ká tó wá sọ nínú ẹ̀mí lọ ìdí ìsọ jẹ́ pé kí n lè dúró nítòsí kẹrin láti ẹ jẹ́ kí àwọn kìíní yìí pọ̀ fẹ́rẹ̀ rìn ó tó kọ àwọn míì látúnkà fún ìjọba yá ṣọ́nà tàṣọ́wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹjọ́ àlàbàbá yìí náà láwọn ẹ̀rẹ̀ tàṣọ́wò tí a ti fi sínú máa dà wà àwọn gbàgbọ́nà tó wá pọ̀ látún tàṣẹ láyé padà sórí mọ̀hádàrà asọ̀pẹ́lẹ̀ kí ó wà ní à ń kọ́ tàṣáwùfù mẹ́ tàṣáwùfù sí kọ̀dìrí là ń gbé kalẹ̀ fún wọn tó yẹ pé gbogbo onítàtàwọ̀ lọ fọwọ́ fọwọ́ sí ẹnu tí sẹ́rù jẹ́ nẹ́ẹ̀dì kan fún gẹnu kan yíò kó tó di pé a mà lọ sí wa lókè àwọn akẹta pè ní záwíyàtò nóòrù Islam záwíyàtò nóòrù ọwà bẹ́ẹ̀ nínú kọ́ ìdà tó jẹ́ pé kọ̀wá ìgbà á mọ̀ fún gbogbo àwọn onísúfí ń kàṣí ẹ̀fún níbẹ̀ ní àkọ́kọ́ ni pé ìnáwọ̀lẹ̀ àmàlú ìjìnlẹ̀ yìí ẹgbẹ́ wọn àdíkà nẹ́bì kí ẹ̀dọ́ ẹ̀sẹ̀ súnfẹ́ ọ̀nà ọmọ pé àníyàn lọ sáájú o wọ́n yẹ kó ọfẹ́ lè súnfẹ́ lórí ọfẹ́ kọ́lé ní ọfẹ́ ralẹ̀ ní àníyàn tó fi sẹ́wà dé sàn ní ọmọ tẹ́lẹ̀ orí gbogbo alú ààrẹ o àwọn ọmọ ẹ̀sẹ̀ súnfẹ́ ìtòlè láì wá ilẹ̀ kàá mo fẹ́ torí ọlọ́run pátápátá ń tọ́ bá wù kó fún mi tó àníyàn làpótí tá a kó ẹrù sí àníyàn ni àpótí tá a fẹ́ di gbogbo ẹrù sí قائد أخوكم إنما الأعمال بالنية هي القاعدة الأولى من قواعد التصوف الأعمى القاعدة الثانية قاعدة لكي òun ni wípé طلب العلم فريدة على كل مسلم ومسلم ودملو ودمجي قائد لك قولك من عرف ربه من عرف نفسه فقد عرف ربه قائد لك يعني ẹni bá ti mọ̀ wá rẹ̀ ọmọ lọ wá rẹ̀ ibẹ̀ ló ti mọ ṣéwù ní ṣéwù ìbẹ̀ ló ti mẹ́tọ́ sáájú ẹ̀kọ́ owó ìdíkà ilé ìsáájú mi níbi sáájú ti pàtìkì ẹ̀nù kó tó wá kan rí pé ṣé ẹ̀tọ́ bá àwárà náà sọ àwọn tó pẹ̀lẹ́ mọ̀láíkà tí ó pẹ̀lẹ́ lágbẹ́bí tí ó pẹ̀lẹ́ wo jẹ́pẹ̀ wo ni ó lè bẹ̀bọ̀ ẹ̀mọ́ ní من عرف نفسه فقد عرف ربه ولا قوم قد يبقى إذا بارت الملك قائد وقوم tẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìdà ẹ̀tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé tẹ́ máa ń sọ omi kan kó sísá láti kàjọ́ tàbí lórúkọ ìdà àmà ìpínlẹ̀ kìtàbù súnà mọ̀nà àrọ̀bà náà sọ́wọ́ mọ́kànlá àrọ̀bà rọ̀bà wà ẹni bá ti mọ̀ wọ́n á rẹ̀ tó wá tó tó sẹ́lì ní ara rẹ̀ fún ẹ̀ ìní dáúdà kí ni jẹ́ dáúdà lára rẹ̀ kí mo ní tẹ́lò ní òní tí bá wò wọ́n kátàwì yẹn ní tó pọ̀ ju tèmi lọ lọ́pọ̀ ju tèmi ní wọn nílọ mo mọ dáadáa níbi mo bàjẹ́ sí lọ́pọ̀ ju mi ní mo dáadáa lọ tòtí ìyẹn bá ṣe ìrọ́bù ara ìbáwọn yóò mọ̀ wọn ẹ̀rọ ìdìmọ̀ wọn rẹ̀ ara ìdìmọ̀ náà kọ́lá kò ní pẹ́ tọ́lọ́ kó fèsì kí ni tí ó fi dá lóhùn sára àwọn ayé náà ń gbà rẹ̀ yáà fi ní yẹ àwẹ̀ ní lọ́lọ́wọ́ mo gbà yá láyé àwẹ̀ láyé à ń ṣe àdíkìrì mo ṣe àdíkìrì ní ọdún kan ara ń ṣe kọ́lá ń pàmò pẹ́ǹtì lójú orí àwọn èèyàn gbà pé ń ká ẹ̀sùn nílé ilé yòówù àìmọ̀wọ́ ara ni ara ni nínú ẹ̀ òun ni àtìkú lẹ́bí hákí hákọ̀ọ̀ àtìkú lẹ́bí hákí hákọ̀ọ̀ fún gbogbo ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ọmọ rẹ lẹ́tọ̀ jẹ́ gbà lọ rẹ̀ ọlọ́run lẹ́tọ̀ jẹ́ àbúrò rẹ lẹ́tọ̀ ọkọ rẹ lẹ́tọ̀ ìyàwó rẹ lẹ́tọ̀ ọ̀rẹ́ rẹ lẹ́tọ̀ mọ̀ tíráì kò sáàbù everybody ní díútì rẹ̀ mẹ̀tí wá ti ṣe yẹn ọjùnà ìfẹsẹ̀ àbúrò mi ìfẹsẹ̀ ọmọkéwù mi ìfẹsẹ̀ ẹ̀gbọ́n mi ìfẹsẹ̀ bàbá mi ìfẹsẹ̀ yá mi nítorí wá ti ṣe yíwọ́n tó ti dájú tó lọ́rọ̀ èyí tó yẹ pé ní fífún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ gangan gangan làwọn èèyàn takò lónìí pé àlẹ́tọ̀ bí mi ẹgbẹ́ àti ẹ̀mọ́ ti yíyan lọ́fẹ̀ àti kò lábẹ́ àti àkọ́wọ́ ó lè lọ́wọ́ إنما الأعمال ألا بالجي ألا كذا ألا كذا ألا تعرفوني قبل أن تعرفوني أشهر تعرفوني قبل أن تعرفوني ọba ti lè kú kó kó mọ́ bàa kú mọ́ ọmọ ọkù láéláé ò ní kú mọ́ kú kó mọ́ bàa kú mọ́ kó lè máa kú láéláé ò ní kú mọ́ ọjọ́ mẹ́fà mọ́tẹ́ ilé àtàmọ́ tíra kan bẹ wọ́n pè ní ṣéyìlì gbogbo àkọ́wájú wọn sàtúbẹ̀rẹ̀ lọ́pẹ́ kọ̀ wáyé lọ àmà tó gbogbo oníṣú ìfẹ́rí sọ̀lẹ̀ mẹ́ pátápátá ní wọn kò sẹ́ni tí ó takò tí àwọn ti mẹ́kọ̀ wáyé ti rọrọ àwọn ti di rọrùn tó sì ti lè ṣe gbogbo àwọn wàsáìlù pilẹ̀ kódà látara bẹ́ẹ̀ tó bá múra sí dáadáa tó bá múra sí dáadáa tó rí kàmí ọjà lè látara rẹ̀ torí náà làwọn ẹni àkọ́kọ́ ń tọ́lọ̀ fi dáàsì wọn pé ọ̀nà ti ẹni kí ọlọ́run kó síwálé ní ọlọ́run tààrà kó síwálé ní ọlọ́run mímọ́ wọ́n síwálé ní ọlọ́run ìdọ̀tí awòlìyáwó rahmani wà awòlìyáwó shaitan wà àwọn awòlìyáwó kan wá wà bẹ́yìn rahmani wà shaitan wọ́n dàbò àwọn àpá ń bẹ nínú àwọn àpá méje kí àpá méje níbẹ̀ gbogbo wọn náà lè jẹ́ wòlíì àmọ́ wọ́n jura wọn lọ àfa àkọ́mọ kéwù làkọ́kọ́ bá a ti ń ṣe yìí tora àwọn ní òfúrò ti gbogbo àfa yòókù ẹlẹ́ẹ̀kejì àwọn tí ń ṣe òtúra nígbà rẹ̀ àwọn àyímọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ń ṣe wà sí àǹfààní wọn ẹlẹ́ẹ̀kẹrin àwọn tí ń ṣe tíà àǹfààní wọn jẹ́ ń kọ̀ kánlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tí ń ṣe jálà bí àfáà ni wọn ẹlẹ́ẹ̀kẹfà àwọn tí ń ṣe súfí àfáà ni wọn èé ọkùnkan ẹran méjì àwọn tí ń dájú ẹ lókè àwọn tí ń wà sí náà ni àwọn tí ń kọ́ ọmọ tó rà kọ́kọ́ àwọn tó fẹ́ mẹ́bàá rí lẹ́kẹ̀ẹ́jì àwọn oníwà lẹ́kẹta àwọn náà ní báyìí ẹ̀hẹ́n àwọn tí ń kọ tíra ẹ̀hún tí ń ti tíra ọdún mẹ́rin àwọn jára bí di márùn àwọn sófin ọdún mẹ́fà ẹ̀hẹ́n àwọn jára bí náà lè sábà fẹ́ pé wọn àwọn àtìpá àwọn tí ń ṣe àádùn jára bí náà lè dàbí oògùn bímọ oògùn orí bíbọ́ oògùn oògùn ọkọ níní àtẹ̀rúndà láàmú ẹlẹ́ta ṣe owó rẹ̀ kójọ oògùn yóò náà àpáàlà gbogbo wọn ti ní wòlíì àtẹ̀jí ti dání bá lò lóko torí gbogbo wọn ní lọ́wọ́ sínú ayé ọmọ ìdíyàn wọ́n lapa nínú ìgbésí ayé ọmọ ìdíyàn tí wọ́n lábẹ́ sí lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n sì dáadáa tẹ́wàá ìrẹsẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n sẹ̀ dáadáa tọ́wọ́lọ́ ti kó ọmọ adámà lé lé wọn lọ́wọ́ kò sí ọ̀nà tó máa dámà ọgbà tí ò ní sọ́dọ̀ àwọn méjèèjì tí mo kàálẹ̀ ọjọ́ ọjọ́ máa ní ẹ̀lọ́mọ́dá tí wọ́n ti wútúbà fún níbi ìkómọ níbi súná níbi òkú níbi ìsílé níbi igbá níbi àwọ wọ́n bá sọ̀rọ̀ kọ̀ǹtò wọn ti wọ́n lọ alágbó wọn gbọ́ ojoojúmọ́ ṣé kí àwọn àbá àlọ́kọ̀ alùwòlámọ́ òṣàwà hàn alùmọ̀dàrẹ́sùn alùkùtàbà alùmọ̀àlẹ́fọ́ ó àwọn ṣẹlẹ̀ àlùfọ́kà àlùfọ́kà wọ́n yàtọ̀ fún àlùfọ́ àlùfọ́kà alàtìbá àlùfọ́ àwọn jẹ́ àtibá àtibá èrí ń fọ́ mi inú ní mo fẹ́ bí mo fẹ́ lọ́kọ̀ ọjà mi ọ̀tà àjànú kan wọlé wá ara lé jáde ọ̀tá ń dà ní láàmú kò síbi tásù wọn sí dókítọ̀ náà ni wọ́n tí a bá rí ọ̀sán náà bẹ́ẹ̀ kò sí ọgbọ́n tẹ́lẹ̀ àti tọ́lọ́ lórí nǹkan ọmọ ti wá láyé káwọn oṣù mọ́ sí nǹkan bí ilẹ̀ ìlú rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ló fi palẹ̀ máa dáwà tí ó ṣe ń bẹ̀ àwọn àbá ti ń ṣe tẹ̀rí àwọn ẹ̀tọ̀ fáwọn àbá ti ń ṣe ìwé lásán àwọn ti ń ṣe náà sọ́gbù àti ṣe mọ́sìkì fásáfà àwọn ọ̀tọ̀ àwọn àkókà àwọn mẹ́rin ẹ̀rí báwọn àwọn méjèèjì tí kò ti pé أطلقا المؤلف هو الأدباء الأدباء الفقهاء الأدباء التدبير الأدباء التدبير الصوفيون الصوفيون الصوفيون ojú méje báwo àwọn apá méjèèjì èyí tó bá fẹ́ mú nú ẹ̀ àtìsín ló ti palẹ̀ rẹ̀ mọ́ gbogbo ẹ̀yẹ́ níbi jẹni ọlọ́run fi lè di wòlíì gbogbo ẹ̀yẹ́ fi lè di sètánì gbogbo ọ̀nà méjì ọ́fíìsì méjì àwọn apá àwọn ẹ̀yẹ́ fi lè di sètánì tẹ́ bá rí àwọn tíra tẹ́ ń ṣe níṣẹ́ nínú ọkùnrin tíra yóò ṣe máa kà èébú gidigidi àbúṣìgì mọ̀álì búra wúdà bá wù wọn wọ́n ti tẹ̀rù ẹ̀ lásìkò àwọn àgbàṣì yìí náà rí àmàwì yìí lọ́ba yìí jẹ́lé lọ́ba jẹ́lé àwọn fúkà àwọn náà tó sẹ̀ríyà náà Málíkì Abu Hanifa Ahmad bin Hanbal sáńsẹ́ òsáńsẹ́lé àwọn fúkà ẹ̀ tọ́ àwọn kókàbáwò sábà fọ́ sí ní mímbà yí báyìí ẹ̀pà nẹ́bì ní sọ̀rọ̀ àwọn náà ni àìmà ìmọ̀mù jámi ìmọ̀mù jámi ìmọ̀mù jámi àlèwà ìsúná àwọn yíwà sínú ẹ̀rọ ìgbòkan báyìí sí kásẹ̀tì àwọn àgbákò kásẹ̀tì kan jáde ní ọ̀rọ̀ pé kìnníkà sókú ya rẹ̀ ya rẹ̀ ṣàríkàkọ́ ọkùnrin kan báyìí ni táwọn àbá wa bẹ̀rẹ̀ kó kásẹ̀tì jáde káàkiri àdáwò kásẹ̀tì wọ́n sì ń fà níbi jẹ́rì kásẹ̀tì wọ́n sì ń fà ayé alùpùpù á ní jẹ́rì ikú ayé ìdèdè ẹ̀yẹ lọ gbá wà lọ́dà alábíbáwò àwọn jálà nínú ó ti ti sẹ́ni tí a lè ṣe wà ní tẹ́lẹ̀ tí a lè ṣe wà ní jẹ́ náà wà wà lọ́yẹ́ pé àbá àti kọ́ máa ń kéwú tó bá sàfara ó jẹ́ àti mi wá jẹ́ náà sí i wọ́n àti yàn kú lọ sáyà ọgbà alẹ́ tó fi rí gbà alẹ́ tẹ́lẹ̀ nìkan ò ní fi ṣe yẹn wọ́n ní kọ́ máa sá kiri kí wọ́n ti padà délé lọ gbélé tẹ́ ẹ bá kan àwọn ẹni ọlọ́wọ́ ẹ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ tí wọ́n fi nǹkan burúkú kú o bàbá kan bẹ lóyìnbó mẹ́rin kò sí kú nìsí bàbá àwọn olóyin ọmọ ọkọ̀ ọlọ́run ọmọ ọkọ̀ ọlọ́run bàbá kan wá bẹ́ ní ọjọ́ ìsàdá ìsìn àfá bàdà bàbá àgbàrò ní agbétíra rẹ̀ jáde ó kọ́ lọ dá lójú láì fi wípú láì fi bò kọ́ dá lójú yóò ní á kí lọ́wọ́ lọ́fà fún aláwọ̀ ní wọn nínú ẹ̀ẹ́dá lè jọ ní wọ́n sáfà bá bá àbá ẹgbà dásọ̀rọ̀ rẹ̀ ní àbá ní dásọ̀rọ̀ rẹ̀

Oǹdó ní bá dẹmọ́ ti gbà ọ̀dọ̀ àbá báyìí mọ́ ti gbà ìbá yìí kọ́ta ní àìkáta ọ̀pá ìmúhùn wọn fáwọn àti mẹ́lá àti mẹ́lẹ̀ wọ́n mú wọn fọ́tẹ́ ìlú lẹ́kọ́ wọ́n gbà. Ọ̀tá lójú dáadáa kò níbi ẹgbẹ́ wá bọ́ sí sẹ́fánì ìtẹ̀wé kò wọ́n mọ̀. Àwọn yóò kọ́ lọ́wọ́ ọ̀lá ẹ̀rọ pọ̀. Wọ́n wà náà. Tẹ́ bá fẹ́ rìn ga fili ga doki ga fili ga doki àwúsá ni máa ń rẹ̀ kí ni fili pàpàlì kí ni doki ẹ̀sìn ọ̀nà tó lọ̀nù ẹ̀sìn tó gùn àwọn kẹ máa ń fẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹjú ẹ̀kọ́ nákàdíkẹ́ ẹ̀kọ́ yẹjú ọdẹ́dú bí kò sí yẹjú ní bí wọ́n wà náà àwọn tẹ́ bá kọ́ dáadáa wàmọ́ yẹn tó kọ́ nínú lílẹ́jì òkúrò wọn wá táwọn ní polú rẹ̀ iṣẹ́ rẹ̀ ní polú rẹ̀ àwọn tó ṣiṣẹ́ fún ṣiṣẹ́ dáhùn tó kúrò wọn àwọn náà sọ pé nìkan mẹ́mẹ́rẹ́ wà lọ tí ò sí ọ tí ò sí ìrọ́ mẹ́ wọn ni. nígbà tí erí bá fọ́ ẹ̀ tó gbé gbígbé tí tọ́dọ̀dọ̀ rẹ̀ erí fífọ́ ṣe tó bọ́ ọmọ ẹ̀mọ́ lọ yọ ọdún bọ́ ọdún bọ́ ọmọ kí ló kẹ́kẹ́ fún o kí tí ló kẹ́kẹ́ fún ìṣẹ̀dá ìgbàjẹ́ láì gbóso àyà pàtàkì máa tó mọ́rù fún àti ìjọba tí àwọn ọ̀dọ́ àrẹ jágbà tẹ́wọ́n ní èyí ní bọ́ mi èyí ní bọ́ mi wọ́n ní tí àbínú rẹ̀ òdíyàn yíkí yíkí yíkí wọ́n á fi ọjọ́ fún ààrẹ fún ọlá ẹbá ti wọ́n ẹbá ti wá ìlọ bí i yóò ti mọ́kó rẹ̀ àdá ọkọ̀ kàtí mi orí pàṣídáàbì máa tún mọ́rù pàṣídáàbì máa tún mọ́rù ẹni tó bá lé rí fún ọmọ ogun fún ọmọ agbé tó tún kú mi nǹkan ìdí ewu wọ́n sọ ọmọ tẹ̀lé wọn ìlà ilé ní àbíkíni ẹwọ́ rẹ̀ ẹ máa tẹ̀lé ṣé ó ẹ́ bẹ̀lẹ̀ wo ọmọkùnrin ọ̀ kìnnìkan láàbìn ẹ àwọn láàbìn fáàbì kìnnìkan ló ń bẹ̀ ẹ rí ẹ́ àtàlíkù ẹni tó fẹ́ rìnà yìí yóò máa rìn yóò máa tẹ̀lé ọ̀gá rẹ̀ lórí àwọn ipò kọ̀ọ̀kan bí áàlì ìkọ̀ndíṣà tó bá gbà ní láàbì ìlìmì yóò débò mi tó pé àkírí ìtàkùn tákì Bàjọ́sọ pé Bàtìdáàlì máa tó mọ́rú ayàfẹ́ kínú, ọmọ òwe máa fọ́sílá lè máa tó mọ́rú, fọ́sílá lè máa tó mọ́rú, fọ́sílá lè máa tó mọ́rú, èyí ni ó sì lọ tó wá wò pé kí ni àlákà àyà yìí pàtàkì wọ́n tún mọ́rú tọ́lọ̀ wíbẹ̀ ni pé àtẹ́tà apáwọ́ làámọ́lẹ̀ fún wọn mọ́rún bẹ́rẹ̀ làámọ́lẹ̀ gbọ́ọ̀rọ̀ lójú tí a ní pẹ̀lú nígbà tí ń padà bó tó ti pẹ́ ooo àìsà sùdáàwò lè ti bọ̀ sùdáà lè ti bọ̀ sọ̀dáàdì wọ́n tún mọ̀ sọ̀dáàdì wọ́n tún mọ̀ àbí kí wọn ra sílẹ̀ bẹ́ẹ̀ kọjọ́ máa bílímù kọjọ́ mọ́mọ́ fò ó kọjọ́ mọ́mọ́ fò ó ẹ ọkàn mọ̀ tí ẹni tí ẹni tó bá pẹ́ ń dálẹ̀ tí ò gbé mọ́ sẹ́yìn pé ìwà yẹn yìí mọ́ sùúrù àbẹ̀yẹ̀ kápá fún un lọ́wọ́ àfọ̀ àlọ́wọ́ ni mú ǹjẹ́ pàpọ̀ ní pé má fi sí nàbí ìyá bàdà kò ní wálé wọn mú yẹn wálé tẹ̀pẹ́ mọ̀ kó wà sí ilé mòtì àtúnṣe àwọn wọn ní yọ wálé má fi sí nàbí ìyá bàdà ní ẹ̀pà fún àmọ́ bẹ́ẹ̀ máa ń pa má fi sí nàbí ìyá bàdà ẹ wá lọ́ọ́ rí má bí wọ́n jí bí alákàyọ̀ bí wọ́n ti bí ní lọ́ọ́ yóò wálé yóò wọ ni o wọ́n gbé ni o yóò rìn ni o yóò kó ni o yóò wálé. Ṣẹ̀fẹ́ àwọn ìgbà máa kì í sínú ẹ̀fẹ́ ní kí èdè kó mẹ́ àárò pé ibi tí ó kù sínú. Ṣùgbọ́n kí ń dá tó wà torí àsìkò ẹ̀fì lèbí lèbí ní tẹ́lá fẹ́ bẹ̀rẹ̀ yìí. Kí a bá fẹ́ ṣe sún kí ẹ̀fì kìdí ẹ̀dá kan. Ṣẹ bá fẹ́ kọ́ òògùn ẹ̀kọ́ òògùn gidi tí èso ogun bàjẹ́ tí ó tó kẹsẹ̀ tẹ bá fẹ́ kọ́ jálàbí ẹmọ jálàbí wọ́n máa ń kọ́ kí ló dé kẹ́ńdà omi ẹkọ́ jálàbí tẹ bá fẹ́ kọ́ àyẹ̀wò ẹlọ́kọ́ ẹmọ́kúrọ́ àyẹ̀wò ń bẹ tí ó ti ná dáadáa tí ó sáwọn ẹjú mẹ́ tẹ yẹn èmi lọ́dọ̀ alájàgbà àmọ́ tíra rẹ̀ mo ti wá ti bá ní tíra rẹ̀ mo fi ṣe àgbàlagbà láǹfààní sàárè ìrìsì fọ́ yàtọ̀ sàárà nínú yàtọ̀ sàárà ìwíwó olówó kan tí mo fẹ́ gbà sàárà ṣíṣe kódà àwọn àgbàlagbà lé tí ma ń jẹ́ tààrà nìkan ni wọ́n máa ń dá fún èyí ṣiṣẹ́ fún yàn àwọn àmì wa tààrà nìkan ni wọ́n dá wọ́n ní lọ́sẹ̀ tọ́lá báyìí tọ́lá ní kí ni ìsàn lọ san tó bá wù ọ́ lówó ìwọ inú rẹ ó dùn ló sì ń tí ọba dà fún un sàrà ìwọ́n dà lọ́dọ̀ àwọn àtẹ̀wọ̀n ṣùgbọ́n kò ní jẹ́ nǹkan tí wọ́n dá fún ọlọ́dọ̀ ìsìláàmù yìí ṣe nǹkan tó jẹ́ tẹ́bọ̀ kò ní jẹ́ tó sà wọ́n àti ní pé ìyá kan bó ẹ̀jẹ̀ ló kà sí wọ́n dábàá ṣe dápẹ́jú ìṣẹ́ lọ sí sàárà fún àwọn àwúrìgbé ọkà tí wọ́n jẹ náà oúnjẹ ló fún wọn lọ́sí sàárà sí àwọn adìẹ lọ́sí sàárà fún àwọn ẹyẹ lọ́sí sàárà fún àwọn ẹja lọ́dún sàrà sórí àkìtà kìí ṣe mọ̀ fún òun pákítà yóò ṣe kankan àwọn dáàbà ń la fẹ́ tí wọ́n jẹ kí wọ́n mú látara kí ọ̀dà bẹ́ẹ̀. ọba tó wá ní wọ́n tó ọbọ́lọ̀pọ̀ wọn yóò wáyé jù ọ̀rọ̀ rẹ̀. tí ọba ní ìmọ̀ ń fara pa púpọ̀ mi ò ní ẹ̀jẹ̀ ọ̀tún láì jẹ́ kò tójọ́ mẹ́rin ní ìṣẹ́jẹ̀ ń fi ń jáde ní sára mi by mistake àwọn ọ̀dà kòkó lọ́wọ́ ti sàárè ìkókó pa lọ́wọ́ ti sàárè kaba yìí wọ́n kọ́ ọ ní tẹ́ ẹ bá fa balẹ̀ kọ́ tẹ́ ẹ bá kanjú ẹ ní méjìméjì ní tẹ́ bá lẹ̀ tí wí yóò ti máa bèèrè ẹni tẹ́ ti ṣiṣẹ́ fún ọmọ kí ọlọ́run máa kí ẹni tẹ́ tó ṣiṣẹ́ fún òtún kí ẹ sì jẹ jẹ bẹ́ jẹ bẹ́ ẹ máa ti wádìí ẹ̀tọ́ bá mà àmọ́kẹ́ máa wádìí ẹ̀kẹ́ máa kúrò ẹ máa fi kan mọ́ kan ojú ọ̀sẹ̀ lọ́run yóò tún sẹ́yìn yóò tún sẹ́rẹ̀ orúkọ rẹ̀ ó bàjẹ́. Inna Allaha yuhibbu mina al-'abdi an yuzkina amalahu ànábì lọ́sọ bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ kí ẹrú ọkọ̀ ọmọ nǹkan tí máa ń ṣe kó dà lójú dáadáa kó dà lójú dáadáa tí eléyìí ti bá gbé dé. Èèyàn ti dára bí nìkan gbé l'Amẹ́ríkà tí ó pè wò. Á lóun pé wọlé àyíwó lájẹ̀ ní adéwájú fún akọ́dáhùn ẹni wọn fi wà ó ọmọ òfin ìwò wọ́n láti jẹ́ kó dáhùn kọ̀ọ̀kú ìbò kọ̀ kàwé wọ́n gbé àwọn àgbàlagbà lókè bọ́lá rí ìrìn àwọn tẹ́lọmọjára mi ni wọ́n ti kú lẹ́kọ̀ọ́ ọ̀nà ló kó wọn wá àwọn tí ò ní kú rọ́ọ̀tù àwọn ti kó ìrọ́ ti kárí ẹjẹ́ ń lọ bí tí ìmọ̀ kọ́ dájú bẹ́ẹ̀ bí àkórí ẹ mọ àgbo kọ́ dájú bòyẹ̀dí náà àgbo tó dá inú jù tí ẹ bá délẹ̀ lọ́wọ́ tó bá mọ àgbo àgbo amárale fọkùnrin tó bá délẹ̀ lọ́wọ́ yóò fi mílíọ̀nù mílíọ̀nù ní àkótó rí tó bá mọ àgbo amárale tí ò sí rọ́bẹ̀ jẹ̀díjẹ̀ tó láwọn oúnjẹ tó tó púpọ̀ gbogbo kan sì kìí àbájá ní ọ̀dà wa àbájá ọ̀dà wá oúnjẹ lẹ̀ oúnjẹ lẹ̀ àbí àwọn a máa jẹ nǹkan mẹ́tẹ́mẹ́tẹ́ púpọ̀ wọ́n yẹ wá lè sùn tóbìnrin bíi tàwa dúdú ẹgbẹ́ náà lè wọ́n. tí wọ́n bá ti sin sábà tó bá jẹ́ ọ̀tá dídé ni wọ́n sùn lóbìnrin tó tó dọ̀tẹ̀ sí mọ́ àwọn àlàbílẹ̀ ha ọ̀hún ẹ̀ ń tẹ́tú pẹ́lẹ́tẹ́ fún rẹ̀. ìyàwó sí ní àbá mọ ẹ́ gẹ́gẹ́rẹ́ lẹ́nu ìdásáàlì la máa ń pèsè àràmí tí máa jùmọ́ jímà ní ni wọ́n sún mú bẹ̀rẹ̀ kálùkọ́ wa sún títí títí àtò jímà ní wọ́n tẹ̀lé ó tó di ó di ọjọ́ mẹ́jọ ó di obìnrin òfin bẹ lálàáfíà ẹ̀dá wọn tọkùnrin náà bẹ lálàáfíà àlàáfíà ni àmọ́ ní tòmóbìnrin kí ẹ bá wá lọlẹ̀ lọ́wọ́ tó bá máa fún un tó mọ́ kí máa rẹ̀ yóò dúró àbí ìdúró. Àtàwọn aláàjì máa ní mú kọ́kọ́ tà ní sáàbù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ti dúró láàrẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn pọ̀ wọ́. Bàbá àti aláàbùnmí dáhùn ti lọ mọ́kà lásán, ó bẹ̀rẹ̀ dáhùn náà tà. Sọ àwọn rẹ̀ pátá àwọn àti màá yúgọ̀tì yìí ti máa ni ìyàwójẹ́ tó kọ́ tó máa ń pa ìpa ẹ̀ lágbára tí wọ́n lọ jẹun rẹ̀. èmi adáàzọ ni pé ẹni bá máa oògùn tó jẹ́ kò láàbù jìbìtì nú gbogbo ọmọ Yorùbá ni ẹ̀rọ wá ohun tó ṣiṣẹ́ ẹ̀rọ wá àwọn nǹkan àwọn àrùn tí máa ń ṣèyàn tí ó tó sì máa ń ṣèyàn náà jẹ̀díjẹ̀dí ibà tí ọba ti bẹ̀rẹ̀ yóò wá yọrí sí ibà tábà ti rí ibà àwọn àrùn tí ń bẹ lábẹ́ ibà méje ni ìjọba ti pé ibà àwọn àrùn tí tó tí ibà ọ̀tá rẹ̀ wọlé méje ni àkọ́kọ́ ara gbígbóná ojú sísú àti ojú sísú àríro náà náà náà mú ojú sùn náà èrí fífọ́ èrí fífọ́ àti òòyì òòyì tọ̀ àwọn ọmọ tí márùn-ún bẹ̀ gbogbo márùn-ún yìí ń bẹ lábẹ́ ibà ń bẹ lábẹ́ ibà jẹ̀díjẹ̀dí odidi àrùn ni àwọn ọlọ́mọ sẹ́lábẹ́ ọlọ́mọ sẹ́lábẹ́ jíjẹ̀jíjẹ̀ bá ti mú yàn ọ̀wọ̀ ní lè pàfọ́ọ̀mù dáadáa pẹ̀lú ẹlẹ́ha rẹ̀ jíjẹ̀jíjẹ̀ ti bá mú ọ ẹ̀yìn ó mọ̀ ọ̀rọ̀ jíjẹ̀jíjẹ̀ ti bá mú ọ yìí tún máa dójú èyàn oṣù jíjẹ̀jíjẹ̀ ti bá mú ọ yìí máa múnú rún yàn wọ́n lọ ti bẹ́ẹ̀ rẹ̀ tọ́wájú wá pé mo fẹ́ mọ̀ ń pa jẹ̀jíjẹ̀ ti gbogbo tó wà lábẹ́ tó sọ nínú ẹjọ́ bẹ́ẹ̀ ló gbà ẹ̀yọ́ mọ̀ náà wíwọ́n sọ́dún bàbẹ́ ẹ̀kọ́ yọ́mọ̀ bàlágà yọ́mọ̀ mẹ́tìkì ẹkọ́ gbogbo ẹ̀kọ́ yẹn kìí ṣe ẹjọ́ wẹ́rẹ́ lọ kọ́kọ́ yẹn ibi tọ́lọ́ ti dèèyàn tọ́lọ́ ti gbà fún kò lè ní jẹ́pọ̀ ń kò ní sẹ́yìn rẹ̀ sí ó sì ń sọ ẹ́ ní rédíò Òṣogbo nítorí lò níṣẹ́ ní sì gbé ìrọmọ́ta ájá nìdáyà nílọrin àdíjá ọmọ alájábá ti mọ́lọ́run káìrò ló ti jáde ó dẹ̀ jiná ó ní program ní gbogbo ọjọ́ jímà lórí rédíò àti ìdáyà ní pé program rẹ̀ kótùbà ni o ájá ní mọ́ta kan ọmọ mọ́ta ní ọmọ bàbá wa lọ́fà àbọ́ọ̀bà jáde wọn sáta kílásímẹ́tì àwọn afá nóòrò àrí kan àwọn afá nóòrò àkàn náà ń ti wá àdíkà sí mo ti gbé àtọ́jú wá dúró ayé ìjọ kan mọ́ nípa wá bá yín sọ̀rọ̀ pé ajá ní mọ́ta àwọn àyàwó tí wá náà àti wọ́n á ní àkúnmọ́ jáde yányán wọ́n pè wọ́n àti ìkàn wọ́n lọ sí wáṣí ajá mariam àyà sọ́ọ́lì ajá mariam ìyàwó àyà sọ̀fíyà ajá iṣẹ́ tiwa náà gbogbo àwọn mẹ́tọ́ wà bẹ́ẹ̀ tán lè jíṣẹ́ ọlọ́run tẹ́lù bí ọ́ tara wọn ti kí ni sàǹfààní àmọ́ kó jiná kọ́ máa ti ṣe torí tó bá bọ́ ta tí ọba máa ti ṣe yọ pàtàkì alùpùkàrà náà obìnrin bẹ láyé ànábì nana Aisha wàkíhà ni ti ń dá àbáwọn obìnrin sáànábì oníjòkó ọyá obìnrin lọ́ba wọ́n ní kí ni òtúlùbọ̀ onísàdì ní kó ń bin hàlì ìṣàkómẹ̀yà ìdájẹ ní ẹgbẹ́ lọ́wọ́ ọmọbìnrin pupa yìí àìṣà mẹ́wàá nàná bá tí mọ́ máa nẹ́bì àwọn kan lọ jòkókì náà wọ́n tó bìnrin bí márùn bẹ́ẹ̀ wọ́n wá ń pe ọmọbìnrin kan ní àìṣà tó bí tó ṣáfẹ́ kètí kúdìsìn lébí àlọ́wà àwọn àdìdìbò wà náà tó kọ́ àwọn jáde ó ti di pòfẹ́sọ̀ pátápátá níbi tafsir al-Qur'an ó dẹ̀ sì tafsir tiẹ̀ tó tú al-Qur'an kalẹ̀ obìnrin wọ́n wá bí obìnrin kan wá ní òní nígbàtí a wà ní Maghrib ní Morocco lórí tẹ́lifíṣọ̀ mo ti rí o èyí tí wọ́n sáájú wá jòkó tó ń náà pìrìsẹ́ntì makala rẹ̀ tó ka makala jẹ́ mọ́ táwọn mẹ́ta láti bí ọdún méjì tàbí lọ yìí ni wọ́n lè kà dáadáa àfà láàrin àfà ni wọ́n tó kò sí tóbìnrin òrìṣẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn òdàbá àti kọrin bẹ kọrin àwọn àbájọba àti papòdá jò ní ilé kí orí méje wọ́n ní wọ́n lè kọrin mẹ́ta bẹ wọ́n tó sàlẹ̀ sí wọ́n ní ní òwò wọ́n tó ní jẹ̀bú wọ́n ní ní ọjọ́ tàbí wọ́n tó ní lọ́nà owó dé onírin wọ́n tó káàkiri káàkiri wọ́n náà tó mú tí wọ́n tó jíjà káàkiri àwọn asòfì yóò nà àwọn sófì ìfẹ́ lálà ee àwọn obìnrin tó fẹ́ sòfì yà ni wọ́n tẹ́gbẹ́ wọn àrí dé mara nígbà tí fẹ́ Ibrahim sáláìsì tán kọ́lẹ̀ tó sáláìsì ọmọbìnrin wọn kan jẹ́ Nana Mariam ó ti dàgbà ọmọ táwọn náà bí ọmọ tí ọmọ táwọn gábí ti kọjá sí ẹ̀sìn ọmọ ìyá ẹ̀ mo wò wọ́n á ní inú ọmọ ṣébùrọ̀ ml wọ́n fi ìyánà Maria wọ́n máa ń gbé káàkiri gbogbo àgbáyé ẹ́ tí wọ́n gbé bàbá fi tàbí sọ̀kọ̀rá ẹgbẹ́ alukùránì wọ́n máa ń kárù Malaysia láti Africa America láti Germany láti Paris láti London wọ́n wá bí léèrè àwọn ní tẹ̀lifíṣàn bí pé ni àṣírí wò lẹ́ fi ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń mọ̀ wọ́n àwọn jogún ẹ̀ bóò ní etí bóò ló ti rí mi à ọmọ táwọn bá fẹ́ kó mọ̀ níṣìí náà ní mọ̀mọ́ yìí wọ́n lè jẹ́ alẹ́sẹ̀ káwọn orí ọlọ́run lè ṣe kan rí ó ní kan wo ọmọ tí kí wọ́n bá yí láàrin àwọn ni wọ́n ń pè kan kéwú èyí kan tí wọ́n á rí pé kò ní kéwú ké àwọn ní àwọn nígbẹ́lẹ̀ yóò ké kò ní ké kò ní ké wọ́n ní kó mọ́wẹ̀ wà ọmọ ẹ̀ ọba fa ọwọ́ ọmọ yẹn ìyá ọba hàn ọba fi kàlà ọba fi hàn tùsí lọ oníkọ́pọ̀lá Yín bá ń kàá, ìyá àwọn ọmọdé wọ́n tí ó ká máa bọ́ bọ́ oníkò tó gbàgbé wọn láyé lọ́wọ́ ti parí nù kò tó gbàgbé ní a fẹ́ fáwọn ẹwẹ́ ròyìn Àwọn abẹ́gbẹ́ ẹlẹ́kùnrú àti ìrìnàjẹ́ lè fa wọ́n láwọn olè fún yìí. Àkírò ní dábá ti pè lágbèrè àkírò náà lẹ́wọ̀n jẹ́. Afẹ́kọ́ mọ̀kọ́ mọ̀ ní òsínú ẹ̀. Ó ti jẹ́ nù. Wọ́n ní Ṣẹ́gun Àríwì. Ọjọ́ Allah ta'ala rẹ̀. Ẹnìkan bí mọ́ ọwá o ti bí àbíkú bí àbíkú bí àbíkú bí àbíkú bí àbíkú wá bí kan mọ̀ràn tó wá jẹ́ afọ́jú kò ríran kò ríran àmọ́ gbọ́rọ̀ ó sì lè sọ̀rọ̀ àmọ́ kò ríran ọwá kí pàdún jẹ́ parí ọjẹ́ mò ní dáadáa bàbá ọmọ náà jẹ́ mò o ikú ṣéwù ọwọ́ sọ fún ọjọ́ àti ẹ̀sùn fún sí ní àwọn tó fi mọ́ ọmọ náà ló tún bí jú ní ọ̀yá yìí àádáàrí bí dẹ́rẹ́ àbíkú àbíkú ní àá lè òní kò ní kú nígbàjọ́ ayá júgbò ló tẹ́lẹ̀ mọ́ kí ó ní àárọ̀ mọ́ kí ó jà wọn ẹgbẹ́ lọ ilé òtù bí náà lọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ́pọ̀ máa mọ́ kọ̀ wá sí ìdọmọ ọdún mẹ́fà tó ti hálùkù rání yọ́mọ wá fún àwọn tó rí ìrántí ẹmọ ayá àwọn ajọ́ kan wọ́n ajòkó gbogbo kan wọ́n mọ̀ gbogbo lọ fi lè rèé pé tààlà àpá tààlọ́mọ tó jù ni tó wí rẹ̀ ni pé àti èwù láàfáà ti ọ̀pọ̀ èmi ọ̀lá àbá àkọ́kọ́ tí ó nìkan làbá rẹ̀ orí ẹ̀mí lọ́lá ju ṣéwù lọ ṣéwù láàbá àti wọn kọ́ ní wọ́n ní kọ́ fi mí ọ̀lá àbá kan ṣéwù tó rí wọn ṣéwù rẹ̀ tó máa mọ̀ sí kí ni wọ́n fẹ́ bàjá ìta fi débẹ̀ ní pé obìnrin náà lè kọ́ ayé ní kí ó kó sí tí obìnrin ò lè sí láàrin gbèrè tó bá ti lè sọ rẹ̀ tọ́kọ rẹ̀ bá ti ti ìgbà èsì ìbéèrè rẹ̀ ìbéèrè kan sí kálẹ̀ lọ fáyà náà lórí Àwọn àìkú àrùnlá. Ìbéèrè tèmi ní pé ìgbà tí àwọn bàbá sọ fún ara ìkàrí pé irú ẹ̀ tó bá wà lókèrè tí wọ́n fẹ́ kó wálé pé a ní máàkì sí ìnà sí àbàdá. Wọ́n wá ní pé a rí sí ìlú rẹ̀. A bẹ̀rẹ̀ pé báwo la ti máa rí kíní yẹn. العالم نعم آه، وجدت في مدرسنا بأن أن الأخلاق أعلى وأقوى من العلم وتهالي هل يجوز أو هل يمكن للمرء أو لامرئ أن يكون حسان الأخلاق بدون العلم لم نقل لك أن الأخلاق حسن من العلم العلم أولا قبل كل شيء لكن نتيجة العلم في الأخلاق إذا كان عالما حقا يوجد في أخلاقه وإذا كان عالما كذبا يوجد في أخلاقه فالأخلاق نتيجة العلم ونتيجة العمل لذلك كان الله سبحانه وتعالى وصف رسوله بالأخلاق ولم يصفه بالعلم وصفه بالأخلاق قال تعالى إنك لأعلى خلق لأعلى على خلق عظيم ọlọ́run fi mọ̀ lórí ànábì nítorí wọ́n ti pọ̀ ìmọ̀ bá ti ti pọ̀ tó bí ìwọ́n ti pàánà ọlọ́run ìmọ̀ sọ ẹ̀rìdàkúrà torí ìmọ̀ ọmọ ọgbọ̀

هناك رجل إنه كان آكل المحرمات في سجاره ولكن لما كان كبيرا إنه يريد أن يكون في الأولياء آه، وقد آه، وقد آه، قلت لنا بأن آكل بأن آكل المحرمات لم يكن وليا ربما يكون وليا ولكن لا يكون خيار لا يكون من الخيار الأولياء في ثلاثة مراتب الأبرار المقربون الأخيار àwọn onígun sí mẹ́ta wòlí àfá àlàfá gbogbo àwọn tó wọ́n rí àfá ní wọ́n jẹ́ àfá àgbàmẹ́ àfá ìkégbẹ̀ ọmọ ọ̀dọ̀ àwọn àfá àgbẹ̀gbẹ̀ ẹni tá ń pè ní wòlí sàásà àwọn ni kìíyà àkìíyà àbí kìíyà àwọn ni cip lọ́dọ̀ọ́lọ́ wọn wọlé sọ́rọ̀ ńlá pátápátá àwọn ẹ̀ ìtẹ́jì haramu rárá rárá kò sí tó lè dé wọ́n wọ́n ìtẹ́jì rárá kò sí tó lè dé wọ́n àmọ́ àwọn àbúrò àwọn mọ̀kànrọ̀bùrù àwọn tó súnmọ́ àkàyà àwọn ló máa sá tó bá ṣèṣì wáyé wọn a máa sọ fún náà mo sì wá láàrín ah, ìbáṣà sí ìbà tó mi ní àpò gbogbo kí àpò fún mi náà ah, ìwà àwọn ọmọ sì gbádùn lọ́mọ fìríjì bí o àwọn mọ̀kàràbùrù àwọn àbúráàrù àwọn àbúráàrù tí wọn yìí máa pọ̀ lọ́rọ̀ wọn kọ́mọ sí síkì àwọn mọ̀kàràbùrù àwọn ẹmọ sábà sí àwọn àbúráàrù àwọn tó sá fún ẹ̀gbin تلقي ونظبط سيئات المقربين حسنات الأبرار سيئات المقربين حسنات الأبرار سيئات يعني كوي أبرار ساجو حسنات حسنات الأبرار سيئات المقربين فهو طيب، يقول مقربون ساجو أبرار مستيكي ẹ̀ntẹ́ yìí bá fi tààkù ní ọmọ tíráyọ̀ ọmọ sí dáa ní tẹ́kì lọ́nà òtí wà àwọn ọ̀pọ̀lọ̀ sí rẹ̀ tẹ́sì kọ́ ọmọ kan kọ́ gbá rẹ̀ kọ́dà yìí làkọjá tí èjì bàlágà kí ló àmọ̀ gọ̀ọ̀mù ó ah, ọkùnrin ní ọgbà rẹ̀ ọgbà gbàdà ah! ọmọ mi ti dọ́ àwọn ẹgbẹ́ lọ́gbọ́ lọ́dún mẹ́ta tó ń gbà ọgbà adá ilá lánàá ọgbàdá ilá jẹta ọgbàdá ilá jẹ mi á ọmọ mi ọjọ́ dọkùnrin tọ́lé irú àìbádáró òfin gbogbo à ń jọ tán àgbàlagbà ń jọ tán jáwẹ̀ sẹ̀yẹ̀ áàtùl mọ̀kọ̀rọ̀bí àtànátùl àbúrá sẹ̀yẹ̀ áàtùl mọ̀kọ̀rọ̀bí bẹ́ẹ̀ ni àbúrá rú ìdẹni ọlọ́run mọ̀kálà múnà ti dẹni ọlọ́run torí mújìlì múnà bẹ́lẹ̀ fáàdì múnà bẹ́lẹ̀ káàbì múnà bẹ́lẹ̀ mújìlì múnà bẹ́lẹ̀ táwọn ẹ̀kí wọlé rárá mọ̀kálà múnà ti wọlé àbúrárò ti wọlé àkàyárò ti táájú pósìtì wọn ni ó yàtọ̀ síra wọn ẹni tí ń fò kókóró bọ̀ǹtú tí ń fò kòrò bọ̀ǹtú ó lè jẹ́ ni ọlọ́run àbọ́kò ìwọ̀nù fíẹ́jì àbóde nínú ẹ̀ fún lọ́sọ̀ àdúrà yóò gbà òun náà mọ̀ pé ayélujára yóò mọ̀ rí àmọ́ lọ́wọ́ tí ilẹ̀ bá dábìrì kò sínú ẹni tó lè tó kò sínú ẹni tẹ́nu ẹ̀ tọrọ toró ti jẹ mọ́jẹ ó ti ṣe mọ́ṣẹ́ ṣe ń jẹ́ pé àbúrá àwọn nípa ń tòṣù mọ̀kọ̀rọ̀bù àwọn tó jù wọn lọ àkàyà àwọn lọ́wọ́ lókè tó ń dábìrì fún ìmọ̀ ẹni tí ń fi nǹkan àrámù kẹlò nǹkan àrámù rí tó ti lórí lórí lórí tó padà wá yá ó ti túbọ́ tó padà náà nìyẹn tí ọ̀wá ti lòó bẹ̀rẹ̀ kò lè dàbí ẹni tí ọ̀tọ̀ wò lágẹ̀gẹ̀ ìmáwò alì pẹ̀lú ìmáwò alì àti rúmọ́rù wọ́n yàtọ̀ sí àwọn yàtọ̀ sí láwọn níjọ́ tí fàárí tí ó gẹ́ sí fàárí ẹ́ ó ní àná aláàṣírí sádàrí kan ìmẹ́ ẹ̀yìn ọmọ tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ tààgbójílẹ́nu ìwọ̀n ìlàgbójílẹ́nu ìní bọ̀dá mi lọ́gbójílẹ́nu gbogbo yìí kí ni yìí èmi ò sọ sáyí àgbòhánì wọ́n sì ti rọ ẹjẹ́ káṣẹ́ ìlàkájá kan yìí láti fún àbàbà wa ọba tí ó ní ọmọ rí báyìí kò sì fẹ́ máa rí bẹ́ẹ̀ ọlọ́njọ́ fún ọmọdé àjò báyìí lọ kàní kí fún àlàáfíà ọmọ àti bá bàbá wa àyè yìí nóòrò láàmì nóòrò